الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله gbogbo ọkùnrin wa ayin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a sì gbá lọ́ba àwọn ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni a wá àforíjì rẹ̀ a sì wá ìsọ́dí ọlọ́ọ̀bá níbi aburú àwọn sẹ́wa àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá tọ́ kò sẹ́nìkan tó tún lè síró ẹni bẹ́ẹ̀ lọ́nà mẹ́ ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́dá kan tí ó tọrọ ẹni bẹ́ẹ̀ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní kasuso mo sì ń jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní kìí sọmọ sọ ẹ̀páyà ọlọ́wọ́ ọba ní pàápàá ìpáyà ọlọ́wọ́ ọba ẹ̀sì gbọ́dọ̀ fi ayé sílẹ̀ o àkóso pé ẹ̀tùjú pàjú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní mùsùlùmí ọlọ́wọ́ ọba tún pẹ ó wá tẹ̀ka lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ ọlọ́wọ́ ọba tẹ́ fi bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtòkùn ẹbí dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín ọlọ́wọ́ bá ti ní mú pàyẹ olùgbàgbọ́ òdodo ẹpáyà ọlọ́wọ́ bá kẹsì máa sọ̀rọ̀ tí ń ṣe déédé ọ̀rọ̀ òdodo tẹ bá ń ṣe lè ọlọ́wọ́ bó mọ̀ bá yín tún àwọn sẹ́yìn ṣe àwọn àṣìṣe tẹ́ sí rò pẹ́ lẹ́yìn wá gbà náà èyí tí fi ń dájú ní gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́ọba èyí tí sì fi ń dájú ní gbogbo mẹ́rin òun náà ni ìmànà nẹ́bọ̀ Muhammad òun náà ni ibadallah ní kápáyà Ọlọ́run bá subhanahu wa ta'ala bákaná ìpáyà wa kó so papọ̀ mọ́ ọpẹ́ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala lórí àwọn orí rẹ̀ lórí wa àwọn àdẹ̀rẹ̀ Ọlọ́run bá tó sí pé ta bá ń kà wọ́n àlè kátá ẹrù tó bá jí tó bá rọ̀ pé bá wa ta'ala ò sìnkà fún kó dà bí ò mu kò mọ́rí Ọlọ́run bá subhanahu wa ta'ala lórí rẹ̀ ni ó ń tó sì pé ọdún mẹ́rin ọdún márùn ẹlòmí ti lọ mẹ́ ẹlòmí ìṣeré inú nira ló wà ẹlòmí ìṣeré ó wà láàrin ayé àtàlkìyàmà ni ìmọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá fún yẹ̀lẹ́mì tẹ́yẹ̀ sí mí ẹgbùdọ̀ ma dúkọ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa kásì má kọjá àlà níbi àwọn òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ibadallah ọdún mímọ̀ tó ti wọlé tọ̀wá náà nù àti wà nínú oṣù muharramu mi àti wà nínú oṣù muharramu mi tó sì pé òpẹ́ níjò ní lọ́la ń sọ fún àwọn pé àmà tó ti mú muharramu bọ́jọ́ sì máa yí mara wọn náà nìyẹn títí nípa bí ọjọ́ sí ń yí lura wọn Allah bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim Allah bá ní inna 'iddata shuhuri 'inda Allah ithna 'ashara shahra èyí oṣù lọ́dọ̀ Allah bá nínú tírà Allah 12 náà ni fi kitabillah nínú àkọọ́lẹ̀ Allah bá subhanahu ta'ala minha arba'atun hurum mẹ́rin nú rẹ̀ ló wá jẹ́ oṣù ẹwọ́ ọlọ́ọ̀bá ní dhalika dinul qayyim èyí tẹ́mi ọlọ́ọ̀bá ń sàlàyé fún yìí òun lẹ̀sìn tó dúró dédé fala tadhlimu fihinna anfusakum ọlọ́ọ̀bá ní ẹ má sí àbòsí fúnra yín nínú àwọn ẹgbàwọ́ kan wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tó ń bí annabi pé a èwo ní oṣù gani olóla jùlọ wani a àwọn sahaba annabi sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ láàrin ara wọn wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pé a oṣù muharram ni tùmọ́sẹ̀ ni láàánú pé ọ̀rọ̀ náà fẹ́sẹ̀ nílẹ̀ àwọn olùmọ́sára yí pé ọ̀dọ̀ alimamul hassan albasri ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ yẹn náà tán sí pé ah, oṣù tó lọ́lá jùlọ oṣù muharram ni eléyìí ó fi yíwa pé lẹ́yìn ramadan oṣù tó lọ́lá jùlọ oṣù muharram ni ṣùgbọ́n a rí àwọn ẹgbà wá tó pọ̀ gan látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam tí ń sàlàyé bó sùn yìí ṣe lọ́lá tó bó sì afdọ́rù sọ́láti ba'da al-fara'id anábi ní ìrun tó fi lọ́lá jù lẹ́yìn àwọn àrùn tó jẹ́ ọ̀ranyàn òun náà ní ìrun òru wa afdọ́rù siyami ba'da ramadan shahrullahi al-muharram anábi ní àwẹ̀ tó tún wá lọ́lá jù lẹ́yìn tí a bá gba ramadan tó jẹ́ ọ̀ranyàn ọlọ́ọ̀bọ̀ òsì ní fi nkankan ti sára rẹ̀ àfikún sí pé nkan ẹ̀ ní ọlá baytullahi naqatullahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibadallah ó tún nílẹ̀ látọ́dọ̀ yẹláwà Aisha radiyallahu anha ó sọ nípa nabi sallallahu alaihi wasallam pé ma ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam òjísí ọlọ́ọba istakmala siyama shahrin ní kó pé àwẹ̀ oṣù kan kọ́tùn kóhun rírí kó máa pé ń gbogbo ọgbà ìtumọ̀ ẹ̀ ní pé kó máa pé ń gbogbo ọgbà illa ramadan àfi ramadan ramadan na nabi man pé àwẹ̀ rẹ̀ torí pé ìyẹn ọ̀ràn yẹn ni wa ma ra'aytuhu fi shahrin akthara minhu siyaman ohun ọ̀tún wá rí láwọn bòmí fi ṣàbán àyàfi lásìkò ṣàbán òun tó mọ́ra annabi sallallahu alaihi wasallam tó mọ́n gbáwẹ̀ eléyìí fi yé wa ní pé súnnà annabi sallallahu alaihi wasallam ni òun ni pé ká gbà lára àwọn oṣù tó kù rọmọdọ́nù ni ká gbà pé ṣàbán ni ká tún gbà tó pọ̀ muharram ká gbà lára òun náà gbogbo eléyìí nínú ìjọsìn tẹ́yàn máa fi ń kó ọlọ́wọ́ bá nífà ni tí a ma fi ń súnmọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bákanáà nínú àwọn ọlá tó tún wá ń bẹ fún oṣù muharram yìí o ní pé ọjọ́ kan wà nínú rẹ̀ tí annabi sallallahu alaihi wasallam fi yé wa ní pé àwẹ̀ ọjọ́ yìí àwẹ̀ ọjọ́ tó lọ́lá ni àwẹ̀ tó sì ní ìtàn ni àwẹ̀ ọjọ́ Ashura òun ni ọjọ́ kẹwàá nínú oṣù muharram in tó sì fà tí annabi sallallahu alaihi wasallam fi ń gba àwẹ̀ yìí o ní pé nígbàtí òjíṣẹ́ ọlọ́run bá tó dé medina annabi bá wọn yahudi tí wọ́n ń gba àwẹ̀ ọjọ́ yìí ẹsùn pé oríṣiríṣi àwọn nǹkan ní bẹnu tọ́lọ́wọ́ bá sì tẹ fìràún àtàwọn ọmọ ọjọ́ rẹ̀ tọ́lọ́wọ́ bá tẹ̀wọ́n rí àwọn ọmọ ń gbáwẹ̀ ọjọ́ náà láti fi dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ànábì ní àwa gan lálẹ́tọ̀ọ́ sí Ànábì Mùsá jùlọ ẹwà àwọn mùsùlùmí Ọlọ́run Ọba fún àwọn mùsùlùmí ní nǹkan tó sì pé Ọlọ́run Ọba ò fẹ́ lómi pàápàá jùlọ al'umma nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ bá fún ìta nabi fi ń sàlàyé ní ẹ pé ṣe rí àpẹẹrẹ al'umma mi yìí ó dà gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ṣiṣẹ́ látàárọ̀ tó fi di bógá bí ìgbà tó ń yọ ni ìgbà tí òun wà láàrin wọ́n sanwó wọn fún wọn àwọn ní àwọn ò lè ṣe àwọn kan wá ṣe láti gbà yẹn títí tó nù fi wá wọ̀ pátápátá ọlọ́wọ̀n bá wá kó ládá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́wọ̀n bá wá kó fún àwọn tó ṣiṣẹ́ ní gbẹ̀yìn yẹn anábì sallallahu alaihi wasallam sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àlùmà anábì sallallahu alaihi wasallam ṣe rí anábì iṣẹ́ rí àwa la gbẹ̀yìn nígbàtà wáyì ṣùgbọ́n ọlọ́wọ̀n bó kọ́kọ́ dá lóhùn lójú ọgbẹ̀lẹ̀ nítorí ní ibadallah anábì sallallahu alaihi jẹ̀yìn lọ anábi wá pa àwọn sàhábà láti pé ẹ máa gbàwẹ̀ náà bákan náà lára àwọn ẹ̀kọ́ tá nábi sallallahu alaihi wasallam tún kọ́ àwọn sàhábà ní pé tẹ́ bá wá fẹ́ gba ọjọ́ kan síwájú rẹ̀ anábi sọ nítorí pé ó fẹ́ kí wọ́n yàtọ̀ sáwọn yahudi gbogbo àwọn kìíní anábi a máa fi kọ́ àwọn sàhábà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ìpìlẹ̀ yìí làwọn sàhábà nábi sallallahu alaihi wasallam dì mú nígbàtá nábi lọ tán pé ah a gbọ́dọ̀ jẹ àwọn yẹ̀húdí torí àwọn yẹ̀húdí àtàwọn mùsùlùmí ló jọra wọn jù àwọn ẹ̀sìn méjì tó jọra wọn jù níyẹ tẹbára àwọn yẹ̀húdí náà báyìí wọ́n fi rùgbọ́ ẹlẹ̀ ní tẹbára àwọn náà báyìí àwọn ní ìjẹlẹ́dẹ̀ tẹbára àwọn náà báyìí oríṣiríṣi àwọn àdájọ́ wọn ó jọ tàwọn mùsùlùmí so annabi a máa sọ́ra gẹ́ níká àwọn pípù yìí àwọn òfẹ́ yíká mùsùlùmí jọ wọn so gbogbo tí ó bá ti jẹ́ kí wọ́n yàtọ̀ anábì ní ok àwọn yahudi àwọn kan máa ń fìrún lẹ̀ ni wọn ò kí ń panu láró ẹ̀yẹ máa panu láró anábì ní àwọn yahudi àwọn ò kí ń kírun nú bàtà kò túnmọ̀ pé kó wọ bàtà wọnú mọ́sálásí o ṣùgbọ́n bóyá ní sí ìyẹn débì kan kò wá rọrùn fún ta inú ìtàlẹ̀ yẹn wà anábì ní ẹ kí nú bàtà yahudi gbogbo àwọn kí ní ìlànà bí i gbé kalẹ̀ torí ẹ̀sìn méjì àwọn kílòkọ́ rẹ̀ àwọn ẹ̀sìn méjèèjì ẹ̀sìn òdodo àti ẹ̀sìn táwọn wà lórí èyí ó jọra wọn púpọ̀ gan nítorí ní ibadallah Ànábì sallallahu alaihi wasallam sọ láti ń bẹ fún ọjọ́ yìí fún wa Ànábì fẹ́ ká máa gba àwẹ̀ ọjọ́ yìí kódà Ànábì sallallahu alaihi wasallam tún ẹwọ ọlálálá lásọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala àwẹ̀ arọ́fàmà lóṣẹ̀ lọ́tán yìí Ọlọ́run bá sáà ìntọ́lọ́wọ́ bá ń sọ fún anú al-Qur'ani kí ẹ pé gbogbo èèyàn lọ́wọ́ bá fẹ́ kó wà jẹ́nà gbogbo èèyàn lọ́wọ́ bá ń pè Ọlọ́run bá ní wallahu yad'u ila al-jannati wal maghfirati bi idhni Ọlọ́run bá ń pè gbogbo èèyàn gbogbo èèyàn lọ́wọ́ bá ń pè sáàlì jẹ́nà àti àforíjì rẹ̀ amẹ́ni tí ó dáhùn ọlọ́wọ́ bá náà ló mọ̀ ló sì ti kádàrà rẹ̀ ṣùgbọ́n gbogbo èèyàn lọ́lọ́wọ́ bá ń pè Ibadallah nítorí náà Ibadallah gbogbo àwọn orú àwọn nǹkan báyìí kí ẹ máa sálápá tètè rẹ̀ kí ẹ máa fi sáwẹ́wàá kí ẹ gbìyànjú tó bá ti ní Ànábì sallallahu alaihi mélòó mélòó ló àwọn nǹkan bẹ́ẹ̀ ni ó dáyẹ̀ wájú ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sọ nínú àwọn ìtàwọn èèyàn máa ń rí kíyàn gbárùkù ti súnnà nẹ́bì kò sí tí ma ń láyẹn nú ìyà ọlọ́run bá tó kíyàn gbárùkù ti a bá kú tán aláòdodo táwọn èèyàn mọ̀ lásìra wọn wọ́n ní alimọ́mù Bukhari nígbàtí alimọ́mù Bukhari kú lẹ́yìn àìmọye ìgbà tí wọ́n lò láti fi sẹ̀mí láti fi dáàbòbò súnnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní wá rí annabi sallallahu alaihi wasallam annabi wá rìn lọ wọ́n rá alákùnrin ìkà tó yí pé tá annabi bá fi taliléyìí ni alimamu al-Bukhari nù ẹni tó dáàbò bó súnnà nabi sallallahu alaihi wasallam àìmọye àìmọye àìmọye irú àwọn alábẹ́ oríṣiríṣi àwọn àródùnú bẹ́ẹ̀ lọ́nà ọba ma ń fún àwọn tán bá dúó ti súnnà nabi sallallahu alaihi wasallam pé á ẹ̀kàrí nítorí náà ibadallah àwẹ̀ ọjọ́ Ashura ìta nẹ́bí sallallahu alaihi wasallam ṣe wá lójú kòkòrò kagbà ni kódà àwọn àfáà mí ìgbà kọ́nà yẹn ni ṣùgbọ́n ìtó tẹ́sùn wọn jùlọ òun náà ni pé anẹ́bí ṣe wá lójú kòkòrò rẹ̀ ni alimọ́bí Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala wọ́n wá sálàyé nínú tíra wọn Zadul Ma'ad alimọ́bí Ibn Qayyim sọ ọjọ́ kẹsàn ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá alimọ́ni ló kọ́ yìí sọ pé eléyìí ló dáa jùlọ ní pé kó gba ọjọ́ kan síwájú rẹ̀ ọjọ́ yẹn gangan àtọjọ́ tó wá lẹ́yìn rẹ̀ ó sì wá náà hadith annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tún súnmọ́ òun ni pé kó gba ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá ẹlẹ́ẹ̀kẹta òun wá ní kí yẹn gba àwọn àfáà tún wọ́n sọ pé orí ọlọ́ọ̀bọ̀ òtún tásẹ̀ tó bá tún wọ́n rò pé ah, àwòjọ méjì bó ló ṣe rọrùn àwọn àfáà tún ní ok sójọ aṣúrọ́ náà ni tó gba ohun nìkan kò sí nǹkan kan tó ṣe tó bá tún gba ohun nìkan náà kò sí tó ṣe ṣùgbọ́n kó yapa àwọn yahudi dán nabi sallallahu alaihi wasallam sọ ohun olófin lóore jùlọ ẹwọ bẹ́sìn islam ṣe rọrùn tó bí kankan ò sí pamọ́ nínú ẹ̀sìn islam ìbádọ̀lá àìpamọ́ ẹ̀sìn ilé jẹ́ kí ẹ mọ̀ pé jákújákú làwọn kan sí o tó tó pé tó bá ti di ọjọ́ Àṣúrà ìyà làwọn máa ń kọ fúnra wọn bí ẹni tí wọ́n fìyà ṣe bí ẹni tí wọ́n kọyà má máa lura wọn kí kódà wọn máa sára wọn ládàá ìbádọ̀lá eléyìí wọ́n máa ah, Hussein kódà wọ́n máa pé wọ́n máa ní yá Hussein yá Hussein

o lè sunkún mọ́ fara ya mọ́ fásọya ẹ́dàkùn ẹwà àtìgbàtí ọmọ ma nabi sallallahu alaihi wasallam ti kú hussein radiyallahu anhu àwọn lè yìí sunkún dò ní wọ́n sì máa lura wọn kódà nínú ẹgbàwá tí wọ́n máa ń gbà wá láàrin ara wọn láwọn ọ̀rọ̀ ìtẹ́lòmí fi ń lura rẹ̀ pánu yóò sára rẹ̀ sára rẹ̀ sára rẹ̀ yóò sá ẹ̀yìn ara rẹ̀ báyìí ẹ̀yìn ọmọlúwàbí ọmọ mùsùlùmí bá àwọn tí Nàìjíríà tí tó wáhùn búlálà ní nítorí náà ibadallah ẹ ká mójútó àwọn nǹkan Nabi sallallahu alaihi wasallam sọ kí ẹ jìnà sí tí kò tọ́ nídàkejì rẹ̀ àtúnwárá àwọn ẹlòmíì wọ́n ni sàbáwọn ah, sí àwọn ah, banújẹ́ ni àwọn mọ́ ń lúra wọn ni àwọn òní banújẹ́ a mọ̀ jẹun a mọ̀ yọ a mọ̀ yọ lójọ aṣọ́rọ̀ ah! àníyàn tó dáa ni ṣùgbọ́n ẹ̀bá dún bí tán nẹ́bí sallallahu alaihi wasallam dúró sí òun náà ni pé káká gbàwẹ̀ kò ní ìdípa ń sa ayẹyẹ kò ní ìdípa ń ṣe káyókáyó kò ní ìdípa ń ṣe kẹfẹ́ ká gbàwẹ̀ lójọ ohun tó rin ìkan búkan burú kan lọ ni tábà lè gbìyànjú pé ah ìta nàbí sọ òní pé ká gbá àwẹ̀ tó ẹjá dún bí àwẹ̀ wọn kí ẹ ma wá sayẹyẹ ma wá sí gbogbo kò lẹ́rí o ìbádàlá aláì kò lẹ́rí ẹ̀tọ́rí náà ìbádàlá gbogbo àwọn nǹkan yìí òní ẹjá mọ́ tuntun bákan náà ma ṣe hijira ma ṣe pé ayẹyẹ hijira gbogbo kìíní ẹjá fi ilẹ̀ tán bá ti ní nǹkan ò ká fi ilẹ̀ fọ́lọ̀ ọba ká yáfi rẹ̀ nítorí náà ibadallah kọ́nà ọba subhanahu wa ta'ala kókọ dáadáa mọ́wa nínú ọdún yóò kọ́nà ọba subhanahu wa ta'ala tó bá ti kádàrá pé inú ọdún iná òní títán ó dé bá wa kọ́nà ọba kójé kó bá wa lórí dáadáa tó bá sì kádàrá pé بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله We all know that the month of Muharram has come upon us again for another year of Hijrah. And it is upon us to know what Allah subhanahu wa ta'ala wants from us and what the Prophet sallallahu alaihi wasallam has warned us to stay away from. Ibad Allah. It is upon a slave of Allah subhanahu wa ta'ala to continue to thank Allah upon His immense favor upon him at all times for witnessing another year but at the same time, it does not call for celebration, unwanted celebration, unwarranted celebration. Nor does it call for any form of special dua, sitting down, gathering people, no. About Allah, you continue to worship Allah the same way you worship Him. If there would be a, a type of ibadah in the month of Muharram, the Prophet ﷺ would have informed us. The same way he informed us that fasting in the month of Muharram is good. The same way the Prophet ﷺ informed us that Yawm Ashura is in the month of Muharram. In fact, the Jews, they have left the day that the Prophet Musa alayhi salam was given victory. They have left it. They have miscalculated it. They are now fasting another day. But the Muslims are still upon that still today. So this, is, this shows us that the Prophet sallallahu alayhi wa sallam will not hide anything from us. If there is a special hijrah prayer, if there is a special hijrah gathering, something like that, the Prophet sallallahu alaihi wasallam would have informed us. But it suffices to know that the Prophet sallallahu alaihi wasallam did not mention anything like that. Ibad Allah. That is why we stop where the Prophet sallallahu alaihi wasallam stopped. And we do what the Prophet sallallahu alaihi wasallam did. From the things that the Prophet sallallahu alaihi wasallam encouraged in the month of Muharram is that we should fast in the month of Muharram. If a person can fast in the month of Muharram, it is very noble. And Allah subhanahu wa ta'ala loves it. And also in the month of Muharram is the day of Ashura. That the Prophet sallallahu alaihi wasallam informed us that on this day is the day that Allah gave victory to Nabiullah Musa alayhi salam to serve as a lesson for us and to show us how important that day is. Because look at the life of Nabiullah Musa since he has lived. And Allah subhanahu wa ta'ala still remained that sunnah. And that is, that is a very important lesson for us, Riyad Allah. If a person wants to remain, you have to hold to Allah subhanahu wa ta'ala. Look at Hajj, Riyad Allah. Since the time of Nabiullah Ibrahim alayhi salam till now, people are still doing Hajj. So if a person wants, if a, if a person wants his remembrance to be after his death, you have to you have to go back to Allah subhanahu wa ta'ala you have to do it the right way we ask Allah subhanahu wa ta'ala to give us good remembrance after their after our death and that is why Allah says salamun ala Musa wa Harun wa tarakna alayhim fil akhirin that is what Allah subhanahu wa ta'ala said about his messengers wa inna min shi'atihi la Ibrahim inna kadhalika najzi al muhsinin And that is, that is how we do with the good doers. وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ We left good remembrance for him, for those who will come after, so that they will continue to mention Nabiullah Ibrahim with good things. Ibad Allah, if you want people to continue to remember you with good things after you have gone, the only way to do it, and you want, look at, look at many of the scholars. Look at many of the scholars that will continue to mention them to today. How many millionaires? The millionaires in the time of the Prophet sallallahu alaihi wasallam. Do we mention them? The millionaires in the time of the companions, the tabi'in. We don't mention them again. But you today, we will still mention al Hassan al-Basri. al Hassan al-Basri, we will still mention al Hassan al-Basri. Why? Because he was a slave of Allah. He was a true slave of Allah subhanahu wa ta'ala. وَلَا نُزَكِّي عَلَى اللَّهِ أَحَدٍ So that is the lesson for us, Allah. If you want to remain stick to Allah don't stick to anyone stick to Allah subhanahu wa ta'ala we ask Allah subhanahu wa ta'ala to assist us and to aid us in all of our affairs اللهم اغفر لنا ذنوبنا كلها دقه وجله وأوله وآخره وعلانيته وسره ọlọ́wọ́ bá dákùn àwọn alọ́wọ́ lórí ilẹ̀ ìwà ọlọ́wọ́ bá àwọn kan tí ń lé ọlọ́wọ́ bá dákùn gbogbo ilé kúkọ yí ọwọ́ rẹ̀ ọlọ́wọ́ bá ló wà amọ̀pá àti sí ọlọ́wọ́ bá dákùn forí yíwa ọlọ́wọ́ bá àwọn olórí wa ọlọ́wọ́ bá dákùn bá tọ́ wọn sọ́nà àwọn olórí wa ọlọ́wọ́ bá dákùn bá tún wọn sí táwọn ilé bá kún bẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn tí ó tún dáadù wọn lọ àwọn ni kó bá gbé síbẹ̀ ọlọ́wọ́ bá àwọn olè pè sí fáwọn olórí o kò sí pé mùsùlùmí ò gbọdọ̀ máa sí fún olórí kò sí pé táà sí fún olórí àdúrà náà lè yóò máa sí fún wọn tó bá bàjẹ́ kò síbi táà ń sá lọ mọ́ ìbádàlá nítorí náà ìbádà kọ́lọ̀n kó bá wa túnmọ̀ sí náà lámọ̀sọ́ kọ́lọ̀n kó bá wa jẹ́ kó rọrùn fún wọn àwọn tí ó rọ kiri ká wọn tí gbogbo ó fi dá ọlọ́run bádá kún wa pèsè rẹ̀ fún wọn àwọn tí يا rọ kiri ká wọn tí gbogbo ó fi dàrú ọlọ́run májẹ̀ kan lè súnmọ́ wọn ọlọ́run ọba jíjẹ múmu tó lé fọ́pọ̀lọpọ̀ àwọn يا ذا الجلال والإكرام اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي وولاها اللهم اعصم لنا ديننا الذي هو عصمة أمرنا واعصم لنا دنيانا التي فيها معاشنا واجعل الآخرة التي فيها معادنا خير لنا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر عداك أعداء الدين وانصر إخوان المسلمين في كل مكان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد